الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان لا يوم الدين إليتي عن شيء على إلوناني توحيد الألوهية إليتي عن شيء ما شاء الله سبحانه وتعالى لي أقصصني بجسم سو gẹ́gẹ́ bí a da ṣe ṣe àlàyé ní ìjókòó ìtòkọjẹ́ ipe ìtumọ̀ tawhid olóhíyà oníkè gbogbo nǹkan tí bá ti ń jẹ́ ìjọsìn ilé ìjọsìn ni a gbọ́dọ̀ gbé fún ẹlòmí ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala nítorí lọ́lọ́fin sọ́nà Qur'an ni pé wa ilahukum ilahun wahid ilahun yíò ẹyọ kan péré la ilaha illa huwa rahmanur rahim la ilaha illa huwa ay la ma'buda bi haqqin illa huwa kò sí ẹnikẹ́ni kò sí nǹkankan tó lẹ́tọ̀ọ́ sí kíyàn tó máa jọ́sìn fún àyàfi ọlọ́ọ̀bá nìkan aburahman aburahimu ni ọlọ́ọ̀bá nítorí ẹni ànábì sallallahu alaihi wasallam sọ fún mu'adh bin jabal nígbà tó rán mu'adh lọ sí yemen kó lọ ṣe dáwà fún àwọn tó wà ń bẹ ànábì sallallahu alaihi wasallam pé innaka ta'ti qauman min ahli alkitab ló ń lọ ọ̀dọ̀ àwọn jíù àtàwọn christian ló ń lọ hmm? fàlìyẹ́kùn awwala ma tad'uuhum ilayhi jẹ́ kó wá jẹ́ pé àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí òun ni kí ni o ṣàhádàtù alla ilaha illallah in tó ma fi wọ́n sínú ìjẹ́rí wípé kò sẹ́nìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn àyàfi Ọlọ́hun Ọba Ọlọ́hun wọn Ànábì sallallahu alaihi ah, wa sallam wọn Mu'adh bin Jabal kó sọ́dọ̀ wọn pé eh, ọmọ ya ìkankan ẹ̀sìn kankan gbogbo wájọjọ́ ń ṣe ọ̀nà tàkà ń gbà sí ló yàtọ̀ gẹ́gẹ́ bá òyìn ṣe ń sọ lé ní wọ́n ni àtàwọn kírísítẹ́nì àti àwọn jíù àti àwọn kódẹ̀ lómi fẹ́ lè kó àwọn ọlọ́sùn Òṣogbo àtàwọn oníṣàngoma bẹ́ẹ̀ ni àdẹ̀tẹ̀rẹ̀ àwọn takó ma ipe gbogbo wa Ọlọ́run náà ni gbogbo wa jọ ń sìn ọ̀nà tàkà ń gbà ni tó bá jẹ́ kí bí Ọlọ́run kankan là ń jọ́sìn because kánàbí tó dé ẹ̀sìn pọ̀ gan táwọn yẹwa ń ṣe kí wá ní ìdítọ́lọ̀ ìgbà tó ṣe pé kàn àmúnà Joseph ọlọ́run ni ọlọ́run sì yọ́nú sí kí ní ìdítọ́lọ̀ fún ara nàbí bàtọ́lọ̀ ara nàbí wà lábá ṣẹlẹ̀ because àwọn kan di mùmí àwọn kan di kékeré kódò ogun ṣẹlẹ̀ àwọn ogun ṣẹlẹ̀ tẹ́mi àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí bọ́ tí ń ṣe kékeré ìdọ́ta ṣẹlẹ̀ pé ìwọ tó bá ti ṣẹ̀ṣẹ̀ léyìí ọ̀tá ni wá ìwọ à ó tí kò lórí ẹ̀sẹ̀ àwọn bàbá àtijọ́ dọ̀ta so to ake bí ẹsẹ̀ nǹkan kan náà ni kò ní ìdíkọ́lọ̀ ń sẹ́sẹ̀ rán annabi sallallahu alaihi wa sallam bá rí bí ọlọ́ọ̀bá ṣe kí ni ó wá rán òjíṣẹ́ ọlọ́ọ̀bá sallallahu alaihi wa sallam láti mú ẹ̀sìn wá léyìí tó ṣe pọ́lọ̀ọ̀bá yọ́nú sí ọlọ́wà ń sọ pé inna dina inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́ọ̀bá ó ní islam ọlọ́run tó wọ́n sọ pé wa man yabtaghi ghayra al-islam dinan ẹnikẹ́ni tó bá lè mú òun lè mú ẹ̀sìn mi wá falan yuqbala minhu ọlọ́run ò ní gbà rẹ̀ wallahi ọlọ́wọ́ nígbà lọ́wọ́ anybody wa huwa fil akhirati min al-khasirin tẹ́ni ya bá lè kú lórí ẹ̀sìn mítò yàtọ̀ sí ẹ̀sìn islam ní yawm al-qiyama fa huwa min al-khasirin nínú àwọn ẹni òfúlẹ̀ ni yẹwa àwáyà lílé inú kùránù nígbà islam nìkan ni ẹ̀sìn tọ́lọ́wọ́ bá gbà ní ọwọ́ yẹn so ọlọ́wọ́ ní mọ̀hálà tó bá ti débẹ̀ o in tó mọ̀ sọ fún ní pé shahadatu la ilaha illallah ẹ jẹ́rìí pé la ilaha illallah àdẹ́bì ni pé tó bá ti wá gba ilé wá sọ fún wọn pé ọlọ́wọ́ bá ṣe àwọn ìrún lọ́rin ẹ̀lẹ́ wọn lórí ẹ̀ẹ́ kó lọ́bọ́ sí sọ́lá tó bá ti pa sọ́lá àti Bukhari an tuwahidu kí wá ní túnmọ̀ la ilaha illallah wọ́n ní túnmọ̀ ní kí la ma'buda bi haqqin illallah ta'ala kò sí nǹkan kan tá gbọ́dọ̀ máa jọ́sìn fún tó lẹ́tọ̀ sí ìjọsìn lódodo àyàfi Allah lọ́lọ́fin sọ ní Kùránì pé dhalika bi anna Allah huwal haqq ìdí ni wípé Allah huwal haqq òun gangan lódodo wa oúnjẹ dúdú wà máa yẹ̀ rìnà min dúní sàárè tẹ́ǹpìndẹ̀yìn ọlọ́wọ́ ba àwọn wòlí tẹ́ǹpìndẹ̀yìn ọlọ́wọ́ ba òsà tẹ́ǹpìndẹ̀yìn ọlọ́wọ́ ba anẹ́bì Ìsá tẹ́ǹpìndẹ̀yìn ọlọ́wọ́ ba àwọn màláíkà tẹ́ǹpìndẹ̀yìn ọlọ́wọ́ àwọn jin àwọn àlìjànú tẹ́ǹpìndẹ̀yìn ọlọ́wọ́ ba gbogbo àwọn eléyìn kọ níbi ìjọsìn o òun gangan ló ní ẹ̀tọ́ sí káwà gbé ìjọsìn kàgbìbọ̀rọ̀ ọba òun ló lẹ́tọ̀ sí ìbẹ̀rù léè tó jẹ́ títí ìbádà òun ló lẹ́tọ̀ sí ìfẹ́ tó jẹ́ títí ìbádà òun ló lẹ́tọ̀ sí al-khushu' a ìkéyàn rọra ẹni kalẹ̀ fún tó jẹ́ títí ìbádà òun ló lẹ́tọ̀ sí gbogbo tàbí fi ń ṣe ìjọsìn tọ́lọ̀ bá ti pé ní ìjọsìn wallahi òun ló lẹ́tọ̀ sí pàápàá jùlọ àdúà ìdítà tàbí fi tẹnumọ́ dùwà ní wípé ibi dùwà yìí òun lọ́pọ̀lọpọ̀ tí ń kó sẹ́bọ̀ gan ìdí ni wípé kò sí mi ò ṣe ní bùkátà kò sí wàlá so tó bá ti wá ní bùkátà tálú ẹkọ́ ma pé Allah ah ọmọ yín ah tí ẹfẹ́ kó sórí rẹ ẹmọ̀ bòórí àpáta àpáta kankan kò sí ń kíníkan ah ọmọ yẹn fẹ́ jókó lálùjá kó ṣe kíníkan ẹ jẹ́ ká jọ lọ sí alábùkún kódà wọ́n kí omi bẹ́ omi ragolis ẹ̀yìn náà gba ragolis báyìí omi ìyanu ní tẹ́ bá lè mú mi ohun àà ẹ kà máa lówó ní sẹ́yìn náà ti wá lówó báyìí ọlọ́lọ́mọdún ragolis so pẹ̀lú mi àti kékeré ní ti ni ayé náà ní lé o ó ti pé 60 years ayé sí ladies nínà ni àwọn ọ̀tá wa kódà lóòrùn àná èmi àtàwọn ọ̀tá ajọ jà lójú ohun omi tí bàbá yẹn fún wa lágbára ajọ jà bó sì já onú sàárè náà ni ẹ̀ à ṣe lè ní ó tún wá pí ọlọ sí bí pé kí a lọ sórí àpáta ká sí bí kí náà ń pè ká sí church ká gba omi kan tẹ́nìkan bá ń sọ fún wa anna masajida lillahi fala tad'u ma'a Allahi ahada

àmọ́ àwọn àyèbí tí wọ́n kó wọn lọ náà àyèbí tó ti lọ́n pẹ̀lú mídẹ̀ yàlá ni sàárè ẹ̀kẹ́ àwọn wòlíì àwọn wòlíì ó dáyé lóò nínú sàárè ẹyẹ pé àwọn wòlíì ma ẹyẹ pé àwọn ṣéhù ma ọlọ́ọ̀bá nìkan ló yẹ ká máa pè wàláhì tàbá pé ọlọ́wọ́ bá kò sí nǹkan mí tàbẹ́ pé o tó ju nǹkan gẹ́gẹ́ ni Ànábì sallallahu alaihi wasallam sọ wípé man qala la ilaha illallah ẹmọ gbọ́wọ́ ẹnikẹ́ni tó bá sọ wípé la ilaha illallah kò sí ẹnìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn dẹ́yìn Allah wa kafara bima yu'badu min dunihi ó wá kèfèrí nǹkan mi wa ti gbé nǹkan mi wa kèfèrí ní mípa ilé wà máa sí Ìsá am kèfèrí ní mípa ilé wà máa sí sàárìm kèfèrí ní mípa ilé bẹ́ẹ̀ ni sọ́bẹ̀ kèfèrí ní mípa ilé mo sì kèfèrí ilé aláhùn kọ́ ẹ̀hẹ́ la ilaha illallah ànígbà ní pé ẹnikẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ a haruma dámuhu wà máàlù ẹ̀jẹ̀ rẹ̀ dúkìá rẹ̀ ó ti di haram ìtumẹ̀ ní pé kò tọ́ ká tẹ́jẹ̀ ẹni bẹ́ẹ̀ sílẹ̀ kò tọ́ ká kó dúkìá ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ni pé o lè pa ní o àbí pé ìtumẹ̀ ní pé bí a kò sí pé a fẹ́ gbógun ti ẹniyẹ láti fi gba Islam bí a tọba ní ìlú tó jẹ́ ìlú Islam tàbá ń jà àwọn ẹlẹ́bọ lógun irú ẹni báyìí ò sí jà lógun tí ẹ̀ dúkìá rẹ̀ gùn síse kí ni kò sí kó ọ̀nà kan tẹ́mi ẹni bẹ́ẹ̀ wípé ẹ jẹ́ o haramu ni o illa fi thalath àyàfi ní ọ̀nà mẹ́ta kan aláwọ̀kọ́ ni àdámú lè dẹ̀mì ẹ̀jẹ̀ fẹ́jẹ̀ èyàn tó bá pààyàn musulmi ni wọ́n náà àmú pa musulmi wọ́n pa wọ́n náà ni ta ní wà pa èmi àbí mm, ìwọ mm, jungle justice kọ́ ó pààyàn nísìn ó yà mú àìmá ìṣàrígé lórí mm, báyìí kọ́ lẹ́sẹ̀ ń ṣe wù <laughs> àwọn aláṣẹ ìlú ni wọ́n máa ah, náà máa nínú ẹni àṣẹ́yìbù zani èyàn tó jẹ́ sáyìb tó jẹ́ abilékọ tó wà nílé tó tún wá ṣe kí ni bóyóbìnrin tó wà nílé ọkọ wọ́n tún wá ká mẹ́kò ṣe zìná à pípa ní rẹ̀ níbẹ̀ àbí ọkùnrin náà ni tó ti níyàwó nílé ó tún Islam àgbọ́júmù sí ni ó ṣe mú lè kópa ni ta ni wà àwọn olórin àwọn aláṣẹ ìlú ni so ayẹ̀ kí ń ṣe jungle justice nínú ẹ̀sìn Islam o aha ó jáde eh táyà táyà petrol bẹ́ẹ̀ kọ́ o wọ́lẹ́rin tó bá ń ṣe ìṣekúṣe là ń ṣe wù aláyé ha kíníkan tó yìí kẹ́yẹ rówó ní ó wá jí kíníkan lẹ́tọ́wà torí ẹ̀sọ táyà sí lọ́wọ́ lẹ́wà súnná wàláhì ẹ ti gbà ẹ̀mí ẹlẹ́mì lọ́nà àìtọ́ èyàn tó bá sì lè pa ẹ̀mí ìwọ̀n tí wọ́n bá ìwọ̀n èmi ò bá wọn lúwó èmi ò bá wọn pá èmi kàn bá wọn mú táyà tàbí pa ní ẹjọ́ pa náà ni ìwọ̀n kọ́ ló gbé táyà wá ní nínú wàlláhì Islam takò jungle justice nínú ẹni àtàríkù lè dìníhì alìmọ̀fàríkù lè jama'a ẹ̀yà tó ní kí mùsùlùmí lóhun bá lóhun òṣè sí má olóhun òṣè Islam ma kèfèrí Islam ó ti jẹ̀bi ikú pa àwọn olórí ìlú ni wọ́n yẹn so agbùdọ̀ máa fi sí lẹ́yìn kó máa dìkọ́ ní kálùkù orí pé ẹ̀yẹn pípa rárá o ẹ imagine ibi tàbá ti wá ń lo àwọn òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ rí pé wàhálà zina yìí yóò tẹ̀ kọ́kọ́ dínkù náà ilé tí a ló lè tó norms láwùjọ anábìdẹ̀ ti sọ sallallahu alaihi wasallam anábì dákọ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan pé tẹ́ṣẹ̀ ìbálẹ̀ wà láwùjọ wallahi ẹ̀ nígbádùn nínú zina anábì ní pé àwọn olúkò ní wà kán mọ́ ṣe zina tí ìbá ń ṣe pẹ́ mọ́ gbá àwọn orísìírísìí àwọn àìsàn ní ìtò ṣe pé ẹ gbọ́rí àwọn bàbá ìwò gbọ́rí tí ẹ gbọ́ hiv rí tí ẹ gbọ́ corona rí tí ẹ gbọ́ kí níkan àwọn àìsàn tó pọ̀ báyẹn táà ń gbọ́ ní ìṣẹ́ báyìí tí ẹ gbọ́rí ẹ̀yùn ẹ̀yìn tẹ́lẹ̀mí wà wá blame àwọn olórí yóò kọ̀kọ́ blame tí àwọn gọ́ọ̀mẹ́ntì lẹ́jẹ́ kí ni gọ́ọ̀mẹ́ntì jẹ́ ṣe tí àìsàn fi wọ̀lú gọ́ọ̀mẹ́ntì ní ọlọ́díbọ́dá lẹ́jẹ́ káìsàn wọ̀lú àìsàn mayún ànẹ́bì ti líǹkì ẹ̀mọ́ wípé ìntẹ́bà ti ń ṣe ni bí máa kẹsàbàtì àìdíkùn inte ń ṣe ni Allah ní pé zahara al-fasad fil barri wal bahri bima kasabat aydin nas bima kasabat aydin nas liyudhiqahum ba'da ma amilu Allah ní pé ṣe rí ìbàjẹ́ ó ti ṣẹlẹ̀ lórí ibùdó àti lórí ilẹ̀ nítorí nǹkan tẹ́yọ ma nẹ́bí adam ń ṣe kí ni tọ́lọ́ fi ń ọlọ́run sọ ní kòrán ní pé tó ń bá fẹ́ múyẹ́ fún tẹ́ǹṣe ni ọlọ́run ní fi dábà kẹlẹ̀ sórí ilẹ̀ báyìí tọ́nà bá fẹ́ múyẹ́ fún pé ń tẹ́ǹṣe ni mo tẹ̀ afẹ́ fìyà jẹyìn wallahi ọlọ́run sì pa gbogbo wa rẹ̀ lẹ́ẹ̀kanáà kò sì ní fi dábà jẹ wọ́n yà ọlọ́wọ́ tó fà àwọn olórí tí wò ní fẹ́ràn wọn ọlọ́fi jẹ wọn yà hadith tó rí lẹ́ni tánàbí sọ fáwọn sábẹ̀ pé ìkan márùn kan bẹ́ tí mo ń bẹ̀rù fún yín tó bá débà mo ń wá ìsọ́nà ọkọ́lọ́mọ́jẹ débà ẹ wá wo ìwọ tó ń ta ráìs ìwọ tó ń tẹ́wà tó ń tagbàdú sóò tí mo bó ṣe ń dọ́gbọ́n sọ́sùn wọn ni ó mọ́ in tó ń jó sún ọpọ̀ gan kìí ṣe pé àwọn nǹkan bí rice nìkan ó pọ̀ ní nǹkan tó ṣe pé ó gbúdọ̀ fún nǹkan ní bí i 100% ó ti mọ́ bó ṣe ń dín bó ṣe ń jẹ́lẹ́gbẹ́ tó fi kú bí 80% tó fi kú 90 tẹ́yẹ bọ́lọ́fẹ́ ṣe sí a níbi dẹ̀ ti ní pé lukò ní mú onímọ̀ ṣe báyìí wọ́n jọ mẹ́ṣẹ́lẹ̀ àwọn àdọ́jà ní ìsinmi ayé ọjà ní last week rice kẹkan kíní lára ó ti di 3000 ó rà ní 2000 last week ó ti di 3000 this week ìdókùnrin ká àwọn tó bá ní wọ́n jẹ́ kíráìsì wọn ọgbọ́n tánàbí sọ ní sallallahu alaihi wasallam ìwọ náà wà wúra rẹ ìwọ náà òyìn tó ń se lé ìwọ náà wọn tó ti bó ṣe dọ́gbẹ́ sí sórí bó ṣe dọ́gbẹ́ sí yẹ̀wò ìyá ayé wà máa bọ̀ alátọ̀nà òkè ẹ̀yìn ilẹ̀ jẹ́yà rẹ̀ ẹwọ èkó ní ìsinra yìí ẹ́ ẹwọ ní kálùkù ṣe ń dọ́gbẹ́ sí ó láàrin lè gómìnà pẹ́ẹ̀tàn bá ilé kò yà mítà wọn ò dá wọ́n ti yìn wọ́n ti fún ọlọ́run náà bẹ́ẹ̀ ni ẹwọ káàkiri ilé oníkálùkù ma burú tó ń ṣe o oníkálùkù ma burú tí ń ṣe o àmá oníkálùkù fẹ́ ká sírí ohun tú in jókù ní pé tàládà blame ẹlé lórí wáraz ká má parọ́ fúnra wa ká má wa kò sí ìgbọ́dọ̀ parọ́ fúnra nínú ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá wallahi kóníkálùkù padà ni wá fi anfusikum afala tubsirun ẹ padà sínú ẹ̀mí ara iná oníkálùkù má bòsí tó ń ṣe wallahi gbogbo àbòsí tabádẹ̀ tó bá ti wá rí ló jẹ́ kí mùsùlùmí bá mùsùlùmí ṣe máa ń dùn nǹkan tàbá rí pé bí i nǹkan wọn lọ́jà a rí pé nǹkan wà òkè báwa mùsùlùmí ṣe máa ń dùn rẹ̀ ní wípé abúdọ̀ kọ́kọ́ rí pé wàláhì ẹ̀ṣẹ̀ wa ni wo kí ni ká wo fọ́lọ̀mbùra ẹ̀ṣẹ̀ wa ni ẹ̀ṣẹ̀ wa ti pọ̀jù ah, ah, ẹ̀ṣẹ̀ wa ti pọ̀jù tàbá tí wọ́n hatta yughayyiru ma bi anfusihim ní tọ́lọ̀ bá sọ ní ọlọ́run ní parọ́ ọlọ́run kí parọ́ ọlọ́run ní pé oh, wallahi ọlọ́run change condition wa 2023 bọ̀ wá àbí election bọ̀ wá àbí kò sí wàhálà fún kálukú tó dàlọ síta ẹ̀tún dàlọ ah no tàbá ti gbé bàbá kí ní síbẹ̀ ó ti tán ẹ̀tún dàlọ ẹ má change fúnra yín o ẹ̀kà mọ́ wá kó lórí kankan wá wí yóò sì débà yóò sì máa pẹ́ 10 million fáwọn èèyàn ìwọ 10 million ló fẹ́ àgbà 10 million 20 million 50 million bọ́sí ìpinnánu wallahi wọ́n tàwà ń gbòrò wallahi wọ́n kàn tàwà lásán wọ́n kàn tàwà ní àánà tí wọ́n wà orílọ àhàn orílọ nígbà tó bá tó fi di 2015 ẹ̀tún lọ 2024 ẹlọ́kọdé tè ní ìkàlẹ̀ báyìí ẹ̀tún orí pé Allaha la ma tó dáwà tó mọ̀ tó ti ṣẹlẹ̀ kọjá tó mọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó mẹ́ tí ó ṣẹlẹ̀ wọ́n ló ń sọ fún pé ẹ̀kẹ́ ń dàmàrà yìí ni kò ní change yóò mọ̀ worst sí ni àfitẹ́yìn náà bá tó change tí ń bẹ nínú ẹ̀mí ara yìí ìlú naira ní òṣìṣẹ́ àlàwọn gbangba ẹ̀ wọ́n ní àwọn sí gbogbo nǹkan tẹ́yẹ̀ mọ́ lò pé ẹfẹ́ ìyàwó gbogbo tẹ́lù àwọn sí ìrásí àwọn sì tún ní change nínú 98 naira wallahi bárọ́kà ló mẹ́ta bárọ́kà yí pé ẹ̀ tí ìyàyàkúyà tó báyìí báyìí ni tí ẹ bá ń ṣe báyìí ìlú àti pé tí wọ́n 98 naira bóyá lómi 1 naira bóyá 1 kíní tọ̀dọ̀ tí wọ́n náà lò tí wọ́n 98 naira fẹ́ 98 naira ó tí ó tẹ̀ ní value money kò ah ní ìsinmá yóò tó bá ní ọdẹ náírà kí ló fẹ́ rà bí i biskit méjì ó ti tán kóòlò ní pí ọ̀tà rà sí wọn tó ní gbọ́n pí ọ̀tà yẹn lọ́fẹ̀ ó wá di pé ń ní 10,000 lẹ́yìn imagine gbà táwọn kan kan ní 10 náírà yẹn ṣáwùjọ corrupt tó báyìí hmm, ẹ jẹ́ ká wò tó ń ti bẹ́ẹ̀ wọ́n ò tún dúpẹ́ náà ń gbà la in shakartum la azidannakum wàlá in kafartum inna adhabi la shadid ọlọ́run ní tẹ́ bá lè dúpẹ́ ẹgbà 98 naira lè ní ọlọ́run bá alhamdulillah yóò adúpẹ́ ẹka mama ẹka sàmà sí báyìí la azidannakum ọlọ́run ní ma lè kún fún yín wàlá in kafartum àmọ́tẹ́bá wáyà kèfèrí àkíní 98 naira ẹka ti ṣe kíní jù ẹ̀ẹ́ tún dúpẹ́ lẹ́yà bí inna 150 2000 3000 10000 ó wá di pé ní ìsìn tó bá mú 10000 lọ sọ́jà bí a bákòbà kan kọ́lọ̀n jí okun ni tọ́lọ̀ bá ṣàánú rẹ̀ tọ́lọ̀ bá jí okun tó bá rà mọ̀ká tó wúwo tó kọmọ dúgbẹ́ fọ́lọ̀ bá tó mọ́ 10000 lọ sọ́jà ó yẹ káwà ronú wípé kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ná kákò níbi àlá kákò níbi gbogbo reality ni hakíkọ́ tí ó ṣẹlẹ̀ ní Islam sọ ni ó lè ó lè kòrò ó lè lè àmọ́ ẹ̀yìn náà rí pé ah kí ni ìlú dúdú wallahi so dákun a ń bí àwọn ọmọ yawa nínú ẹ̀sẹ̀ náà ba a ń fi àmúrọ̀ wá ká padà bilikuliya ní tẹ́yẹn udkhulu ya ayyuhal ladhina amanu udkhulu fi silmi kafa wala tattabi'u khutuwati shaitan innahu lakum aduwwun mubin ọlọ́run mú ń pẹ̀ntẹ́ jólúgbàgbó dúdú ẹ enter Islam tẹ́yẹnyẹn Ah, ẹmọ́ wa tẹ̀lé khutuwatu shaytan àwọn ojú ọ̀nà tí shaytan ń fi ń tàn wáyé ẹmọ́ jẹ́ tẹ̀lé má innahu lakum aduwwun mubin shaytan wallahi ọ̀tá wa tó fojú hàn ní ẹjẹ́ ayé tẹ̀lé àbíọ́lọ́ba subhanahu wa ta'ala kó sọ wá kó níbi àwọn khutuwatu shaytan àwọn ojú ọ̀nà tí shaytan ti lakalẹ̀ láti fi sọ àwọn manabi adam kọ́lọ̀ dẹ̀ ṣe wà lẹ́mi reality kọ́lọ̀ jẹ́ káwà lè bá rí bí sẹ́rí padà kọ́lọ̀ wá ṣíwá lẹ́ni tí ó padà lọ bá ọlọ́run ọba pẹ̀lú ọkà tó dá tó wà lórí tawhid tó wà lórí sunna kọ́lọ̀ wá ṣíwá lẹ́ni tí ó bá nabi sallallahu alaihi wasallam tí ó bá wọnú aljanna hada wa sallallahu wasallam ala muhammadin sallallahu